ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد أدوبا فلو وباوا ألكم إكي أولون أتي إيجي أتوري أجين جتاري kọmọ با ọ̀gá wa محمد صلى الله عليه وسلم قكاري gbogbo àwọn ará alẹ́ àti gbogbo àwọn sọ̀hábẹ̀ annabuwa muhammadu sallallahu alayhi wasallam àti gbogbo ẹjẹ́ máa ń tẹ̀lé súnà annabi náà tí ó fi dìjọ́ gbẹ́ndẹ̀ alkiyama olùwàmáyọ ẹni kọ̀ọ̀kan wa náà kúrò nínú ìjọ olórí rẹ báyìí eléyìí ni kíkà láti inú tíra ńláńlá ni kìtàbù tawhid tíra tí ń sàlàyé fún wa èyí tó jẹ́ pìlẹ̀ tọ́lọ̀n fi ṣe pìlẹ̀ ẹ̀sìn wa ẹ̀sìn islam òun náà ni tawhidullahi azza wa jal kamọlọ́n lọ́kan kásì sin ọlọ́run ọba lọ́kan ẹ̀rẹ́lẹ̀ tí àwọn alfa ńláńlá tí wọ́n ṣe tíra yìí الشيخ محمد ابن عبد الوهاب عليه رحمة الله èyí tí wọ́n fẹ́ kọ́ wa láàárọ̀ yìí òun ni wọ́n pè ní báábón eléyìí lálàyé ń pa nkankan o nípa kíni qawlullahi ta'ala ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga tọ́sọ báyìí nínú suratul baqara yẹ̀kúlò lọ́hù azawajal ọlọ́run ọba tí ọga ọba tó tóbi ń bá wa sọ́rọ̀ láwọ ẹ̀dá gbogbo ẹ̀dá ọlọ́run òun láyà yí àdírẹ́sì àtẹni ó se tọ́lọ́run àtẹni ó se tí ẹ̀ wọ̀mínà náà ìyẹn ni pé nínú àwọn ẹ̀dá àwọ ọlọ́run olúwa ọba tó lọ dá wa ó sì mọye ọ̀nà tó ń kalukú yà sí wàmínà náà sí olúwa ní bẹ nínú àwọn èèyàn o ẹni ọmọra rẹ̀ nínú wọn ọmọra rẹ̀ ẹni àwọn èèyàn náà mọ̀ pẹ̀rù ń ta fẹ́ ròyìn yìí tọ́lọ́n fẹ́ yóò bá ní òkùnkùn ní kún kíkí ni jama kò nínú ọmọ mọ̀nú ààrẹ ìròyìn tọ́lọ ń fẹ́ ròyìn yìí kìí sí ìròyìn tọ́ dáa inú ìròyìn tí ọ̀ dáa ni ìròyìn tọ́lọ ń rò náà ìròyìn pé àwọn tó bá rí báyìí náà àwọn ẹ̀dá òun ọlọ́run wọn ò sínú ẹni tí ń ṣe fẹ́ tòun ọlọ́run kí ni ròyìn náà wọ́n mìnà náà sì máa ń yàtẹ́kìrò mẹ́ndú níláyí àndáadà ọlọ́run nínú àwọn ẹ̀dẹ́ èèyàn tààdá ẹ̀ẹ́sì tún ráwọn kan yàtẹ́kìrò mẹ́ndú níláyí wọ́n tún láwọn kan yàtọ̀ fọ́lọ́hun àndáadá wọ́n mú wọn lọ́lọ́hun kéékèèké ọ̀mìnà náà sì máa ń yàtẹ́kìrò mẹ́ndú min dúniláhí àndáadà yàtàkìdúnà min dúniláhí àndáadà ìyẹn ni pé àwọn ẹni yìí sẹni tó ní kọ̀ sọ́lọ́un wọ́n gbà pọ́lọ́un bẹ àmá min dúniláhí àndáadà yàtọ̀ fọ́lọ́un wọ́n tún wá láwọn kan bí ọlọ́run kéékèèké bí ẹni tí àtún gbọdọ̀ mọ́ fún ní nkankan nínú tí a máa fún ọlọ́run ìtúnmọ̀ ní dùnù ìyàn ni pé bí ìgbà tẹ́yàn fi nǹkan kẹgbẹ́ nǹkan kọ̀sẹ́gbẹ́ ọlọ́run òun làwọn alfáà fi máa tú pé bí ìgbà tí wọ́n mú wọn lọ́lọ́run kéékèèké ni kọ̀sẹ́ni ó tọ́lọ́run kò sí nídú ọlọ́run àmọ́ ń tí ma sọ nǹkan di bí ìgbà tí èyàn fi ń kẹgbẹ́ ọlọ́run òun náà làsírí tí àyà ìfẹ́ sọ fún wa yìí in tó bá yẹ kéyàn ó fún ọlọ́run ìjọ tó bá ti dé pa ń fún nǹkan mìí gbígbà tá ń fi nǹkan yìí náà sí kíní tàà fi ń kẹgbẹ́ ọlọ́run kọ́dà nù tí ó lè yọ̀ọ̀yàn kó nú ìsìláàmù yányá ta ń pè ní ìdánkan pọ̀ mọ́lọ́un àṣírùkú eléyìí tó tóbi òun ní kéyàn ní nkankan lẹ́yìn ọlọ́un tí ó ma fún ní ẹ̀tọ́ tó yẹ kó fún ọlọ́un ọlọ́nkọ́ mọ́sá àṣírí àtẹ̀yìn bẹ̀ níbi ta sọ̀rọ̀ ìdè ìta tó áyà ìdè yìí ọ̀pọ̀lọpọ̀ ni ó ti máa fi núrò pé a bóyá nǹkan báyìí ni wọ́n ń ṣe bóyá bá bá ká ilá àtọ́lọ́un tán wọ́n tún bọ́ sẹ́gbẹ́ kan wó kí gíní wọ́n ó kí àìlà fáwọn àdádù iná bóyá tí ń jẹ́ pé yattakhiduna àwọn eléyìí làwọn tó hàn tó ṣe gbé bèmì tí wọ́n náà bá rẹ̀ nìkan ti ń ṣe kò ní ìdíkéyàn ọlọ́ọ̀lọ́ kéúkó tó mọ̀ pé kéfèrí lélẹ́yìí bẹ́yàn bá dìde nísìn tó ní akírun tọ́lọ́un tán o <laughs> ọwá kùtà àwọn ìyá ó sì èyàn náà ma mọ̀ pé àá èyàn ó se kírùn fọ́lọ́n tán kó tún kírùn fún ẹ̀dà ọlọ́run bẹ́ẹ̀ gbogbo eléyìí náà ma ń ṣẹlẹ̀ láyé lónìí ìrò eléyìí tí àwa ń wò pé àá yóò se wá rí bẹ́ẹ̀ mùsùlùmí a mọ̀ ti rí nú ẹni tí ń se la ilaha illallah bẹ́ẹ̀ bá wọ yàrá ẹlòmí lónìí fọ́tò ẹ̀dẹ́gbẹ́ rẹ̀ kan ló gbé sí kíbùlà tí ń dájú a wà bí kóhun ọlọ́run ló ń kírun èyí òun fún àbí bàbá tó gbé sínú fọ́tò tó dájúkọ ọlọ́mọ́sá yọmà náàbí adama ya ṣe tọ́ọ̀nì wọn inú tí gbẹ̀yàn ọba kéwú tí ọ tí kọ́dà bí ń gbọ́ wà sí bó ṣe wà sí díẹ̀ àbí púpọ̀ ní ń gbọ́ ọyẹ́kẹ́ àmẹ́ ẹ̀dàkùn eléyìn náà inú àwọn àpẹẹrẹ ń tọ́jọ́ òun lélẹ̀ tí mo wí fún yín ní in se ń sẹlẹ̀ láyé lónìí gbogbo tí wọ́n bá lè wí fún ọ tara rẹ jí yọra rẹ kò nú ọ̀nà jahannama gbogbo ọlọ́run ló ń kírùn fún ni àbẹ́ni ó gbé síwájú tó ń wò ọlọ́run kọ́ mọ́sá àyàwó ayá ṣe tọ́ ni ó àmẹ́rẹ́lẹ̀ tí alkùránì tí ẹ̀wà pàkíyèsí wá sí yìí nínú àwọn tọ́ ni eléyìn lè nídi kéyàn ó kéwú ó lè nídi kọmọ gbọ́wà sí tàwíìdùn gbogbo ògbà kò nkankan ní ọlọ́run kéèké yàtọ̀ olúwọba allah kí ni nkan náà yuhibbunahum ka hubbillah àsínú táà fi sin ọlọ́run ọba nínú ọ̀nà ìbádà òun ni mahabbatullahi azza wa jalla ìnífẹ́ ọlọ́run nínú ọ̀nà ìbádà bá ti ń fi rún sin lọ́hun tàǹfà àwẹ̀ sin lọ́hun ta ń fàdó àsìn lọ́hun inú tí musulmi gbọdọ̀ mọ̀ pé náà tẹ́yàn fi sin lọ́hun ọba ní kó nífẹ́ ọlọ́hun mahabbatullahi azawajal a jẹ́ pé bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ bó sì ti jẹ́nu ngbà alkùránì ti wí bẹ́ẹ̀ a gbọdọ̀ wá fi èsí náà irú example tí mo mú wá fún ilẹ̀ kan ni bẹ́yàn ò ti lè kírun fẹ́ dáa tí ò lè kírun fún nǹkankan lẹ́yìn ọlọ́run ǹjẹ́ èyàn lè nífẹ́ nǹkan mí náà bí ó ti ó nífẹ́ ọlọ́run ọgbọ́dọ̀ rí bẹ̀ náà ìtàlùkùrá ní wínú yuhibbunahum ka hubbillah ẹ̀rí ń tán pè nífẹ́ ẹ̀já gbọ́yé àwọn ọ̀fẹ́ kan bẹ ìfẹ́ àdámọ́ ọmọnìyàn òun lànẹ́bọ̀ Muhammad sallallahu àlá hubbiman ahsana ilayha àdámẹ́ni èyàn ní sórí fún èyàn kínú rẹ̀ ọmọ bí ọ ọ fẹ́ràn rẹ̀ èyí ń káà wí àwọn àfẹ́ kan ń bẹ tó ṣe pé ní ìfẹ́ àdámọ́ ọmọ nìyàn bọ́lọ̀ ti dáwa ni inú rẹ̀ lẹ́yìn tí mo ládi ìfẹ́ ju èyí ẹni ó ṣe dáadáa fún ọ ẹni ọkọ̀ ń kéwú ẹni ọgbà òṣìṣẹ́ ẹni ọ̀ràn lé ẹ̀kọ́ olúwọ̀pí ọmọ fẹ́ràn wọn ìfẹ́ yìí ń kọ́ ọkọ àti ìyàwó olúwọ̀pí ọmọ fẹ́ràn ìyàwó rẹ̀ olúwọ̀pí wọ obìnrin náà ọmọ fẹ́ràn ọkọ rẹ̀ bàbá sọ́mọ kọ́dọ̀ rẹ̀ sọ́rẹ̀ẹ́ òun ló fi jẹ́ pé ní agbọ́dọ̀ mọ̀túnmọ̀ kí ní jẹ́ mahabbatu Allah mahabbatu Allah bó láti nífẹ́ ọlọ́n láàfi ní òfin ní máa dàrú pé á ah, kó wá ní báyìí mo sì fẹ́ràn nǹkan báyìí ah, mo fẹ́ràn ọmọ mi mo fẹ́ràn ìyàwó mi mo fẹ́ràn ọkọ mi se ti máa ṣẹbọ báyìí kò níbi yíhun ònlà nẹ́bí náà sọ̀rọ̀ sọ́lọ̀ fi ní júbí láti nufus àdámọ́ ọmọ nìyàn ni àmẹ́rẹ́ yìí tí ó léwu òun lè ìtayà alkùnrà ní ìjúwe fún wáyé o yuhibbunahum ka hubbillah wọ́n bó ti yẹ wọn ó nífẹ̀ẹ́ ọlọ́run bó láti nífẹ̀ẹ́ ọlọ́run ibi tọ́rọ wà nù bó láti ṣe kíní bó láti nífẹ̀ẹ́ ọlọ́run in tó simple ni inú tí a fi mọ̀ lọ́nà bá ti nífẹ̀ẹ́ ọlọ́run tàbá káyà al-Qur'an al-Karim mi a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim qul in kuntum tuhibbuna allaha fa fattabi'uni qul in kuntum tuhibbuna allah test fi Ọlọ́hun no in benu alqur'ani be yuhibbunahum ka hubbillah ẹni ó fẹ́ràn Ọlọ́hun tọ́ wá se pérú fẹ́ bá àti fẹ́ràn ọlọ́run yìí ní ń fẹ́ àwọn nǹkan mìí fọ̀kọ́dí takàdàhù mìndú ní láàáhí nìdá bó láwá ń fẹ́ràn ọlọ́run sí fẹ́ràn tọ́kọ fẹ́ yàwó ni àbí fẹ́ràn tí bàbá ní sọ́mọ àbẹ́yì tọ́mọ náà ní sí bàbá rẹ̀ kàlà àbẹ́yì tó sóore fún ọ ìfẹ́ ọ́sà fẹ́ràn ẹni ó sóore fún ọ alkùrá wá já mọ̀ pé bó láti mọ̀ pé èèyàn nífẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run ẹsẹ pé ńgbà tíyàn bá ń pariwo ìfẹ́ ọlọ́run ẹsẹ gbà tíyàn bá wá ń jó látó mọ̀ pé ọ fẹ́ràn ọlọ́run kọ́dà ìfẹ́ràn ọlọ́run o lè mọ́ jáde ń bi kéyàn ọkọ mọ́sálásí pẹ̀lú bí n tí alkùnrá ní jú èyí tí ọba se kíni tí ọba jáde lára ẹ̀ tẹ́sì fi ọlọ́run léyìí tí ò rújú inú alkùnrá ní láti rí kúl in kúntum tó hibbun allah olúwa ní wà nẹ́bì sọ fún wọn pé ṣé fẹ́ràn ọlọ́run ní tàà fi mà ní o fattabi'uni ẹ ṣe kíní ẹ tẹ̀lé Ànábì <laughs> sallallahu alayhi wa sallam kínú tó máa tẹ̀lé Ànábì in bẹnu hadithi alaihi wasallam annabi ne faman ata'ani faqad ata'a Allah fàtẹ́bìrúnì ẹ̀tẹ̀lé mi ànẹ́bì ànẹ́bì lẹ́ni ọba sí tẹ̀lé mi ta lọ́tẹ̀lé ọ̀tẹ̀lé tọ́lọ́un kò sí sẹpírìtì pé tọ́lọ́un lè mí ó sì èmi ò ní ṣe tànẹ́bì kò sí pọ́síbù kẹ́yìn ó pé tànẹ́bì lè mí ó ṣe èmi ò ní ṣe kíní èmi ò ní ṣe tọ́lọ́un gbogbo ẹni tí ń sin tan rẹ̀ wọ́n ń pè ọ ló ń súnà ní èmi ló ń súnà ó ń sẹ́ra rẹ̀ ni o lè jẹ́ mùsùlùmí bọ́ bá lọ fẹ́ràn ọlọ́run àfikọ́ tẹ̀lá nàbí sallallahu alaihi wasallam ayá alkùránì náà ló wí bẹ́ẹ̀ in kuntum tuhibbuna Allah bọ́bá ipé ló dòdò lẹ fẹ́ràn ọlọ́run níbi ẹwà ní náà tẹ́ǹpẹ́ fẹ́ràn ọlọ́run àfikẹ́ tẹ̀lé súnnà tànàbí sallallahu alaihi wasallam torí náà ẹ̀dákun òdodo ọ̀rọ̀ ní tó clear bí ìgbà tó rùn ràn lọ́sàn yuhibbunahum ka hubbillah inú tẹ́yàn fi sin lọ́hun tẹ́yàn gbọ́dọ̀ mọ́ ní òun ni kẹ́yàn fẹ́ràn ọlọ́hun bóòlà wá fẹ́ràn ọlọ́hun òun ni kọ́ bọ́ níbi tó ti fẹ́ kó wọn bọ́ òun ni kó sì má bọ́ níbi tí níbi tí ò ti fẹ́ kó wọn orí ọ àdàpé ń tà ń pè léyàn tẹ̀lé tọ́lọ́ náà wọ́n ń ṣe tọ́lọ́hun wọ́n ń tẹ̀lé tọ́lọ́hun ìtúnmẹ̀ náà ni pé ọlọ́n ní ó ṣe báyìí ń ṣe ọlọ́n ní kò gbọ́dọ̀ ṣe nǹkan báyìí kò ṣe bó láásì ti mọ kí lọ́lọ́n ní á ṣe èwo ló ní á mẹ́ṣe bí mutaba'ati sallallahu alayhi wasallam ẹnìkan láàgbéwájú báyìí láàmà wò kọ́ sí òun lànẹ́bùwa muhammad sallallahu alaihi لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر آية ميتون ọlọ́n lẹ́nìkan tẹ́ lè máa wò kọ́ sí tẹ̀ní sínà tẹ̀ní síse ọ̀sáyà fi mìí òun lànàbà Muhammad sallallahu alaihi wasallam torí náà in kuntum tuhibbuna Allaha fattabi'uni bí wọ́n bá bí wá pé bò lè yán nífẹ́ ọlọ́run ẹlẹ́sì rẹ̀ ń bẹnú al-Qur'ani o ìnífẹ́ ọlọ́run òun ni tẹ̀lẹ́ta nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìtẹ̀lá nẹ́bí ni tẹ̀lé gíní òun ni tẹ̀lá sí ọlọ́run torí pé in tó jẹ́ orí bẹ́ẹ̀ gbogbo ẹ̀lá al ti sàlàyé rẹ̀ kọ̀sẹ́nìkan tọ́lọ̀un garanti bẹ́ẹ̀ pé ní ìwọ ní wí nkankan àfi ń ta bá wí àbànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha kèé ṣe ọ̀rọ̀ tó fúyẹ́ kọ́lọ̀un tó garanti pé gbogbo ẹni ó bá ti tẹ̀lá nẹ́bì ló nífẹ̀ẹ́ torípa nẹ́bì ò ní wí ń tọ́ta kò صلى الله عليه وسلم. وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. yuha torí náà ẹ dákun inú àwọn ọ̀nà ìbádà ọlọ́run lẹ́ẹ̀kan sí ọ̀nẹ́ká nífẹ́ ọlọ́run bó láásì tí nífẹ́ ọlọ́run àlàyé rẹ̀ lárí inú al-Qur'ani yìí o òun lárí inú lànà annabuwa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá ti wá mọ̀ pé ń tá ń pè ní ṣíríkù ìṣẹbọ ìwọ́rogún pẹ̀lú ọlọ́run òun ni tó yẹ ká fún ọlọ́run ká gíní ká fún ẹ̀dà ọlọ́run irú fẹ́ bèèyàn ti fẹ́ràn ọlọ́run yí pé lẹ́ẹ̀kan sí bí mo ti wí kọ́ bá ọ níbi tí <coughs> ó ti fẹ́ <coughs> sorry náà kọ́lọ̀wọ̀n ọba wa kọ́ bá àyàn níbi tí ó ti fẹ́ kó wọn ọba kó sì má bá níbi tí kíní níbi tí ó ti fẹ́ bá bó ló se nífẹ́ nǹkan mí kàfúbìlà kò jìnà ìjọ tí ẹnìkan bójìlẹ̀ òkọ́ jẹ́ sí ọ bójìlẹ̀ òkọ́ sí kíní ọ jẹ́ sí ọ bó ti lè wù kọ́ fẹ́ràn rẹ̀ tó níjọ́ tó bá ṣe pé ibi tọ́lọ̀ ti ní kó dìde dúó òun ní ojókó èwo ló se àpèjúwe là ń mú wá ọ ibi tọ́lọ̀ ti ní òdìde dúó sẹ́ òun ní kíni òun ní jókó in tí ń se ń yá mọ̀ pé tálkùrá ní láàfí mọ̀ pé yẹn nífẹ́ ọlọ́run òun ní kátẹ̀ lásẹ̀ rẹ̀ ẹni abáwá tẹ̀ lásẹ̀ rẹ̀ òun la nífẹ̀ẹ́ jù ọlọ́run lọ ni àbọ́lọ́run la nífẹ̀ẹ́ jù lọ gbogbo ẹni ọ bá tẹ̀lé nǹkan kan ọtẹ̀lẹ́ dá ọtẹ̀lálìjànú ọtẹ̀lẹ́ màláíkà tọ́ bá fi takò ń tọ́lọ̀ ń pa lásẹ̀ yuhibbunahum ka hubbillah a jẹ́ pé òun lọ́jọ́ jẹ́ pé uh, àwọn alfa wàmínhùn sheikhul islam ibn taymiyyata rahimahullah ìgbà wọn tú ayá alkùránì yìí wọ́n lọ́nà méjì ló tú sí ọ̀nà àkọ́kọ́ ni pé yuhibbunahum ka hubbillah yuhibbunahum ka pé àwọn ẹni yìí tí wọ́n mú nǹkan míì lọ́lọ́run kéèkèé lẹ́yìn ọlọ́run kìí ṣe pé wọn ò nífẹ́ ọlọ́run wọ́n nífẹ́ ọlọ́run àmọ́fẹ́ tí wọ́n ní sọ́lọ́run ṣe déédé kíni ìfẹ́ tí wọ́n ní sí nǹkan míì ọlúwa kọ̀ndẹ́mù èyí náà kàṣùbìlá ay kàṣùbìlmọ́mìnínà lèlá gẹ́gẹ́ báwọn musulmi náà tí ma nífẹ̀ẹ́ ọlọ́run bóò ni mọ̀mìní tí nífẹ̀ẹ́ ọlọ́run ah, ló ní àṣẹlẹ̀ sánẹ́bì ló ní àṣẹlẹ̀ àtàṣẹ̀lù ah, ìfẹ́nu gbogbo ọjọ́ tí wọ́n bá wá táwọn kan bá wá ní ká ah, ọ̀ràbẹ̀ bá ní bá ní àbáwọn ọ̀gá wa tí wọ́n ní àṣẹ ní a jẹ́ pé irú ìfẹ́ tó yẹ kí múmi ní ó ní sọ́lọ́un nípa àtẹ̀láṣẹ rẹ̀ òun làwọn náà sí kíní òun ni wọ́n ní sí nǹkan mé lẹ́yìn ọlọ́ gbogbo èyí ta bá wò náà túnmọ̀ méjèèjì yìí kọ̀sọ́kan tó dá mẹ́ ìmọ̀ kíyàn ọmọ nífẹ́ ọlọ́run rárá àbí kó sí kíní àbí kó fi ìfẹ́ ọlọ́run ṣe déédéé ìfẹ́ nǹkan mí ní ọkàn rẹ̀ olúwa níbò làwọn mọ̀mìnì gbọdọ̀ rí wàlàdínà àmànú àṣàdù hubban lillah wàlàdínà àmànú àṣàdù hubban lillah in tí yíó fi mara rẹ̀ pé alhamdulillah a mọ̀wà nù mọ̀mìnì wàlàdínà àmànú o ni gbogbo ọjọ́ tí fẹ́ nǹkan ọba fẹ́ forí sọ kíni ìfẹ́ tọlọ́hun kífẹ́ tọlọ́hun ó lékè lọ́dọ̀ rẹ̀ bọ́lúwà ti ròyìn mọ̀mí nínú wàlàdínà àmànú àṣàdù hubban lillah ọlọ́nkọ́ masá se bẹ́ẹ̀ fún gbogbo wa ayal kùránil karimu yìí inú tí ọyẹ́kẹ́yàn ọmọ ronú sí lọ́pọ̀lọpọ̀ ọgbà kó sì máa fòyàn láà ọ̀pọ̀lọpọ̀ ìtí ń ṣẹlẹ̀ láyé lónìí kò sí gbogbo ẹni tí ń ṣe lọ́hun gbogbo ẹni tí ń ṣe tọ́lọ́hun ọ̀fẹ́ àsírí tí ń bẹ̀m̀bẹ̀ ní bẹ̀m̀ ayà yìí ní mọ́mẹ́ntì tí ń ṣe nǹkan ní tọ́mọ̀ pọ́lọ́hun ọ̀fẹ́ hun ìfẹ́ tọ́lọ́hun lò lọ́kàn rẹ̀ ni ìfẹ́ nǹkan mí ló borí gbogbo ẹni tí ó pé níbi tọ́mọ̀ pé tọ́lọ́hun ni sallallahu alaihi wasallam ọwá sí ọpọ́sìtì àṣírí rẹ̀ ní pé ní mọ́mẹ́ntì ní ó nífẹ́ nǹkan mí tayọ ọlọ́ni ó sì léwu mo fi ní kọ́dá àwọn alfa ní mẹ́nà ṣíríkí al'akbar inú dankan mí pọ̀mọ́lọ́ ìwórogún pẹ̀lú ọlọ́run tó lè débi ipò lè yọ̀yàn kó nú ìsìláàmù òun ní kíní òun ní kíyàn ọmọ fẹ́ràn nǹkan gẹ́gẹ́ bí ìfẹ́ tó ní sọ́lọ́run àbẹ́ ìtọ́ ti ẹ̀wọ́ sí jù yíò lọ ní kéyàn ó nífẹ́ nǹkan méjù fẹ́ tó ní sí ọlọ́run ọba lọ ọlọ́run kọmọ́sá làwá ń bí gbogbo rẹ̀ wọ̀kọ́lùhù tààlà ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lá rẹ̀ gátún sọ báyìí pé tí ń tọ́ka nkankaná nínú ìtí ń bẹnu sọ́rọ̀tù bákọ́rà yìí tí ó tún fi yé wa olúwa ní kúl wà nábì sọ fún wọn sallallahu alaihi wasallam in ká na kana ukùn wa abìnà ukùn wa ikhwanukum wa azwajukum wa ashiratukum wa amwalun iqtaraftumuha wa tijaratan takshawna kasadaha wa masakinu tardawnaha àhábà ilaykum minallahi wa rasulihi àwọn tí alkùránì fẹ́ kàkalẹ̀ fún wa yìí àpèjúwe nù àwọn tí ìfẹ́ wọn lè borí lọ́kẹ́yàn jùfẹ́ tọ́lọ́n lọ tọ́lọ́n ó fi pé kéyàn wà ń bì kan kéyàn ó ṣe nǹkan tẹ́yàn ó máa ṣe dàkejì rẹ̀ nítorí àwọn tọ́lọ́n kàkalẹ̀ kí lálákọ̀ọ́kọ́ àbá òkùn àwọn òbí yín ẹnu tí èyàn gbọdọ̀ sọ́ra alkùnrin alkarim ó kìlọ̀ fún wa nípa àwọn òbí wa wọ́kọ̀dọ́ rọ̀bùka allá tààbúdú ìlà ìyá wọ́bẹ̀lúwà lè dẹ́yí ní ẹ̀sàdá inú òfin inú àṣẹ ọlọ́run oníkẹyàn ó dáadáa sóbí rẹ̀ méjèèjì àmọ́ ìṣe dáadáa sóbi ẹni méjèèjì ìjó débi ká nífẹ̀ẹ́ wọn jọ ọlọ́run lọ bí lọ́nà táà máa fi nífẹ̀ẹ́ ọlọ́run bá ti sàlàyé fúnra wa kò rí bẹ́ẹ̀ òun lọ́jọ́ jẹ́ pé nù sọ́rọ̀tù Luqman ibi ọlọ́run ti ń júwe fún wa bí Luqman ti ń ṣe wá sí fọ́mọ rẹ̀ wa huwa nípa pé kọmọ ó jẹ́ ọmọ dáadáa sóbí kọ́tẹ̀ láti òbí rẹ̀ ó dùn àwọn òbí rẹ̀ nú olúwàwá ní wà ń jáhàdáàkà alá an tushrika bí ma laysa laka bí ilmun fàlá tẹ̀tẹ̀rìmà àlànánù in kana aba'ukum olúwa ní kọ́dá àwọn òbí wa bàbá ni ìyá ni ìfẹ́ wa ta gbọ́dọ̀ ní sí wọn ìbọ̀wọ̀ wọn ìpọ́n wọn lé ìtẹ̀láṣẹ wọn pẹ̀lú tolúwọba ní àtẹ̀láṣẹ wọn gbogbo rẹ̀ yọ́ ma wà lábẹ́ kíni ìfẹ́ ọlọ́run ìtẹ̀láṣẹ tọlọ́run ni olójọ́ jẹ́ pé lójọ́ ayá nẹ́bọ̀ sallallahu alaihi wasallam ìtàn tó àkànnà àwọn sọ̀hábẹ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam ńgbà tí àwọn kèfèrí gbọ́ pé ó ti gba ìsìláàmù ọ̀tẹ̀lá annabi wọ́n sì ma lọ́mọ dáadáa sóbí rẹ̀ lọ́mọ tí ṣe dáadáa sóbí ẹ̀dàkùn ọdọ́wọ́wá o inú tí súnà fi hàn lára àyà annabuwa muhammad sallallahu ọ sàlàyé fún wa ń bí ìtàn tó sẹlẹ̀ láàrin ìyá ńlá wa asma tí sẹ̀gbọ́n aisha radiyallahu anhuma pé kọ́dà bí ò bí yẹn bá ṣe kíní bí bá ṣe mùmìnì èyí wọn ò pé kọ mẹ́sẹ̀ dáadáa sí àwọn òbí rẹ̀ káti ẹ̀wà pòbí tó jẹ́ mùmìnì àwọn ìyá rẹ̀ ní ẹlọ bá ọ fẹ́ràn ìyá rẹ̀ púpọ̀ kò sì sí tí ìyá rẹ̀ ọ sọ fún tí ò ní gbà wọ́n wá lọ bá yà pé abẹ́kẹ́ bá sọ̀rọ̀ kókò lẹ́yìn annabi kókò lẹ́yìn muhammad sallallahu alaihi wasallam ìyá náà sì gbà wọ́n ni yà wá pé ọmọ rẹ̀ sọ̀hábì annabuwa muhammad ọwá ń sọ fún pé tí ọ bá kúò lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam òun ò ní jẹun kọ́dà títí tí bẹ́mi bá bọ́ lọ́rùn gbogbo Mẹ́kà ọ wà gbajúmọ̀ pé ní àà òun lọ pa ìyá rẹ̀ wọ́n ní sọ̀hádà nẹ́bì ọ̀rọ̀ yìí ó wúwo lára rẹ̀ púpọ̀ àmá tí ó se ni pé ọbẹ̀ ìyá rẹ̀ pé ìyá ojú ọ̀nà ni mo wà ẹni ọlọ́run rán sí gbogbo ẹ̀dá òun ni Muhammad sallallahu alaihi wasallam ní kúkúrú wọ́n ní yáyẹ ọ̀jẹun níjọ́ kẹni ìjọ́ kejì ìjọ́ kẹta wá di pé ìyá ń dákú ọba dákú tọba tún ṣe yóò tún ṣe kíni yóò tún jí ìgbà ń wá ní ọ̀rọ̀ tí mo fẹ́ kòtì ní sọ̀hábí ìṣẹ́sẹ̀ wà báyà rẹ̀ lọ́wà ní ìwọ̀ yáhùn wàláhí iná ni ó hẹ́bùkì wọ́n náà má fẹ́ràn rẹ̀ ìtẹ̀láṣẹ òbí ìṣe dáadáa sáwọn òbí inú tí súnnà nẹ́bà muhammad sallallahu alaihi wasallam tó kọ́ wa ni àmọ́ kò gbọdọ̀ débi kíní kò gbọdọ̀ débi káfí kọ àṣẹ tọ́lọ́un ọlọ́jọ́ jẹ́ pé níbẹ̀rẹ̀ ńgbàtáyà yọ́ ka àwọn tí ìfẹ́ wọn lè fẹ́ bo ìfẹ́ tọ́lọ́un àwọn òbí wa náà ló fi bẹ̀rẹ̀ kòl àbá òkùn wá àbẹ̀ná òkùn inú àdánwò tó lé tó bẹ́lò míì òun lalkùnrà ní káàsì kejì òun làwọn ọmọ pàtàkì jùlọ bọ́yọ́lọ́ ń fi ọmọ sàdánwò fẹ́lò míì ọpẹ́ ó tó bímọ àbẹ́ ìtí ọ̀tí ẹ̀ jádánwò táwà sọ dàdánwò ọbímọ ọmọ yìí ni ọmọ wá ta ní ọmọ tí síwájú ní ọmọ tí sẹ́yìn gbogbo tí ọ bá fẹ́ ní ọmọ se inú tí ó lè jẹ́ kí fi ọlọ́run kọfẹ́ lọlẹ̀ lọ́kànyà alkùránì ní wá àbìnà òkun kọ́dà àwọn ọmọ yí tẹ́ bínà ìfẹ́ yí fáwọn ọmọ yí kọ̀gbọ́dọ̀ sí dédé ìfẹ́ tẹ́ ní sọ́lọ́run ní ibi tọ́pọ̀lọpọ̀ lo ayé dé lónìí láwọn examples tí a lè ka méjì mẹ́ta mẹ́rin ẹlòmí lè ka jù bẹ́ẹ̀ lọ láwọn tó lóókọ tó lóókì nílùú yìí ní Nàìjíríà yìí mùsùlùmí nìyá àti bàbá àwọn bí wọn àwọn ìyàwó wọn lọ́wọ́ wọn lọ́bòmí o lọ́pọ̀lọpọ̀ láwọn tó lóókọ tó lóókì ajẹ́ pé ń tọ́ farú tí wọ́n náà òun alkùnránì kìlọ̀ fún wa yìí wá àzíwájú kún olúwa ní bọ́bá ipá wọn nǹkan wọ̀nyí àwọn òbí yín àwọn ọmọ yín àwọn ẹ̀gbọ́n àbúrò yín àwọn ìyàwó àwọn ọkọ yín wá aṣírọ́tukùn kọ́dà àwọn mẹ̀lẹ́bí yín wà amúwálò nẹ́kítọ́rọ̀ftùmúhà gbogbo ní ni owó ìfẹ́ owó ló borí ìfẹ́ tọ́lọ́n lọ́dọ̀ tẹlòmí ní ò fi ṣe tọ́lọ́n mọ́ ní fi ń ṣe tèṣù àmúwálón ẹ̀kùtàràftùmúhà àìjàmáàtùmúhà torí owó tẹ kójọ kọ́ mọ́ bá parẹ́ àbẹ́ ìtẹ́ fẹ́ kójọ wàtìjáratan takṣáuna àbí òwò kan lẹ ń ṣe tí ẹ fẹ́ kọ́ parun wà masákínú tardawnaha wà masákínú tardawnaha àbílé kan lẹ kọ́ tó dùn máa yí tẹ̀fẹ́ kókò mẹ́ olúwa ní tọ́bá ikú gbogbo àwọn ta kàkalẹ̀ yìí ahabba ilaykum bọ́bá ipá wọn ni ẹ nífẹ̀ẹ́ jù minallahi wa rasuli àwọn lẹ nífẹ̀ẹ́ jọ lọ́nlọ́ọ̀ àjẹ́ pé ń padà sórí ta kanú ayá suratul Baqara náà yattakhiduna min dunillahi andada yuhibbunahum ka hubbillah ọlọ́run ní gbogbo àwọn ta kàkalẹ̀ yìí tẹ́ bá fi lọ́jọ́ jẹ́ pé fẹ́tẹ́ ní sí wọn ó borí kíni ó borí ìfẹ́ yín sọ́lọ́run àti sójíjẹ́ òjíṣẹ́ ọlọ́run wa jihadin fi sabili àti ìgbìyànjú sójú ọ̀nà tọ́lọ́un ní gbogbo ọ̀nà tí jihadu túnmà ọjẹ́ jihadu ẹnu ni ọjẹ́ jihadu owó ni ọjẹ́ jihadu jà ni wà jihadin fi sabilih fatarọ́bàsù ọlọ́ni tó bá rí bẹ́ẹ̀ fatarọ́bàsù ẹmà retí o gbogbo bí ọlọ́n bá ti hatta ya'tiya Allahu bi amri ọ̀rọ̀ ọlọ́run náà fẹ́ dé o àṣẹ ọlọ́run náà fẹ́ dé ayé uqubatuhu azza wa jal ọlọ́mọ jẹwáyá torí náà eléyìí náà áyà yìí ń túnmà áyà takanú suratul baqara nípa pé ìnífẹ́ ọlọ́run ọgbọ̀dọ̀ borí ohun gbogbo lẹ́mẹ̀wàá áyà kejì wá júwe fún wa àwọn kí kífẹ́ tí wọ́n fẹ́ borí ìfẹ́ tọ́lọ́un àwọn òbí ni ọmọ ni ẹ̀gbọ́n ni àbúrò ni ìyàwó ni ọkọ ni mọ̀lẹ́bí wa ni owó wa ni owó wa ni ilé wa ni olúwa níbẹ̀ bá nífẹ́ àwọn nǹkan wọ̀nyí jò wọn ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run lọ ẹ̀rẹ̀ tí ó ìyà ọlọ́run bọ̀ ọlọ́kọ́ mọ́ fi yà jẹ wá an anasin radiyallahu anhu anas bin malik sahabi annabuwa muhammad sallallahu ala'uwasallam o ni anna rasulallahi sallallahu alaihi wasallam akọl olójíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọlọ́lọ́run kọ ma bá sọba ìpé la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi wa walidihi wan nasi ajma'in akhrajahu ayal ƙùránì kíní àti kejì hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam ta alfafi sí kẹta yìí ojú ọ̀nà kanáà ni wọ́n túnmà fún wa òun ni pé fi ọlọ́run sẹ́ àti fẹ́ta annabuwa muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ọ̀nà òun lọ́gbọ́dọ̀ borí ìfẹ́ ohunkóhun òun lọ́jọ́ ẹnikẹ́ni ò lè tí ìdí mòmìnì òdodo ẹ̀lẹ́jọ́ nígbàgbọ́ òdodo hatta akú akúna àhábà ilayhi min waladihi wa walidihi wan nasi ajma'in annabi ló dìgbà tí mo bá tó jẹ́ pé mi ló nífẹ̀ẹ́ ju ọmọ tó bí lọ ó nífẹ̀ẹ́ mi ju àwọn òbí tó bí lọ kọ́dà wan nasi ajma'in àti gbogbo èèyàn ìyẹn ni pé àti gbogbo èèyàn àtàfáàyàn àtọ̀gá ẹni àtẹ̀gbẹ́ ẹni àtolóorí ẹni gbogbo èèyàn lànẹ́bí pé sallallahu alaihi wasallam a sì ti sàlàyé fúnra wa pé olúwa pé a mọ́ nífẹ́ àwọn ta dákọ yìí a wọn nírùfẹ́ ta gbọ́dọ̀ ní sọ́lọ́hun kí nífẹ́ ta gbọ́dọ̀ ní sọ́lọ́hun òun nìtẹ̀láṣẹ́ tọ́lọ́hun gbogbo obi tí tẹ̀láṣẹ tàwọn wọ̀nyí ọba ti forí sọ àṣẹ tọlọ́un ìfẹ́ tọlọ́un lọ́gbọ́dọ̀ borí o kọ́dà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ní la yu'minu ahadukum alimamu Muslim ni wọ́n hadithi náà wá kádó báyìí náà kàfíráyè gba ìbéèrè lọ́pọ̀lọpọ̀ هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ṣètò àwọn tó ṣètò ọgbẹ́ ní àlèmọ́ sọ́ọ̀lù síbi àfojì wembley ṣùgbọ́n kò ṣe ní ìrọ̀rùn ọ̀pọ̀pọ̀ náà bísí náà tí yẹ o ṣẹ́yìn náà lẹ́lá káùntì méjèèjì ẹ̀yìn náà lẹ́lá káùntì méjèèjì ó ti yẹ méjèèjì àti ti dọ́là àti ti náírà ẹ̀yìn náà lẹ́ ní àbí ẹ̀kí wá ní bèèrè náà náà ìbéèrè ní pé ìgbà tó fẹ́ ṣe sí dọ́là five ti wà níbi àbí five fifty ọjọ́ bẹ́ẹ̀ lọ ṣé kò ṣègùn ṣe àrùn bẹ́ẹ̀. ọ̀dà alhamdulillah wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in ẹ má ti lọ jìnnà èyí tí mo gbọ́ yínú béèrè yín tí ọba jọ ń tẹ béèrè mo rò pé ń tí ó rú alfa lójú òun ni tá ń pè ní nínú sharia tá ń pè ní ahkamu as-sarf kìí ṣe sọ́rùfù ti náà wo sọ́rùfù nù fíkíwù ọ yàtọ̀ fún sọ́rùfù nù lóga <laughs> eh, ẹ̀rin tó ń pè ní sọ́rùfù nù fíkíwù òun ni kíyàn kọ́ exchange owó kan sí omi kó fi dọ́là gba náírà àbí kó fi náírà gba dọ́là kọ́dà àbí kó fi náírà náà gba náírà bọ́yọ́ fẹ́ fi ìjọun tàà ma ná sílé bọ́yọ́ fẹ́ fowó pépà gba sílé àbọ̀fẹ́ fi sílé gba gbogbo eléyìí ni wọ́n ń pè ní kíni sọ́rùfù nínú sẹ̀ríà àmọ́ tí ó jẹ́ kí ó apply sí question àfá o ní pé àti dọ́là àti náírà account ẹlẹ́yìn lẹ́ni méjèèjì ẹ̀yìn náà lẹ́ni méjèèjì àbí kò sí contract láàrin àtẹlòmí kó tó di ma sọ̀rọ̀ pé ní so lè ṣe báyìí ẹgbọ́dọ̀ ṣe kíní ẹgbọ́dọ̀ pé méjì inú ṣẹ̀ríà agbọ́dọ̀ rí ta ń gbé ní ni àwọn méjì tí wọ́n fẹ́ bára wọn ẹ̀yìn ẹni méjèèjì kó wùn yẹn ẹsẹ́ nǹkan yí sí náírà bó sì tó wùn yí lọ́lẹ̀ dá padà sí dọ́là èyí wọn ò ṣe nǹkankan èyí jẹ́ kèé kọntrakti pẹ̀lú ara rẹ̀ <laughs> nínú ṣẹ̀ríà àmọ́ bọ́ bá pé ní ẹnìkan ló ní dọ́là account tẹ́yìn ní náírà kan ẹ̀hẹ́n ìgbani ló tó di tí ṣẹ̀rí ọ̀dá sí wípé a ǹjẹ́ o lè ṣe báyìí ǹjẹ́ èyí tó bá wá rí bẹ́ẹ̀ nǹkan méjì lẹ́ẹ̀ máa sọ gẹ́gẹ́ bí hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam ọ̀nà ni hadithu eh, abi sa'idin al-khudri radiyallahu ta'ala an ọlá annabi sallallahu alaihi wasallam ni bẹ́ẹ̀ bá pààrọ̀ owó sówó nígbọ̀n annabi ni azahabu bezahabi walfiddotu belfiddo owó tí wọ́n ná jọ náà ni owó goldi àtowó silver gbogbo owó tàbá ná lónìí náà ìdájọ́ kan náà ni ó apply si annabi ní nǹkan méjì lẹ́mà sọ́wọ́ sallallahu alaihi wasallam bọ́bá ìpérú owó kan náà lẹ́fẹ́ fi pààrọ̀ wọn ìdájọ́ méjì ni ìyẹn ni pé náírà náà lẹ́fẹ́ fi gba náírà bó ṣe pé wọ́n yàtọ̀ọ̀tọ̀ bí sílẹ̀ sí owó pépà àbówó tuntun sí owó wíwó rí tọ́bá sáti jẹ́ pé nǹkan kan náà ìpìlẹ̀ kan náà làwọn owó méjèèjì yìí ìdájọ́ méjì ni yadan bi yadin sàwáún bí sàwà ọgbọ̀dọ̀ jẹ́ pé owó ní náírà eh, owó tèmi ní owó tí ẹ náà ní ẹgbà ilé yìí lónìí kò ilé yìí lọ́la haramu nínú ṣẹ̀ríà ìbábi sọ́rf ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ni kọ́ jẹ́ pé kíni kọjẹ́ déédé kọ́ sí kíni kọjẹ́ déédé torí pé náírà tèmi tuntun in gbọ́dọ̀ fi 10,000 naira gba 10,500 naira tọ́dọ̀ tí ìgbọ́dọ̀ pé nítorí pé mo fẹ́ ṣẹ́ owó káwà pẹ́tọ̀ ẹ̀bá ń pẹ́ ṣẹ́ o 1900 lẹ́gbà bẹ́ẹ̀ náà ló dé bí gbogbo tó bá dúó nípò owó nínú sẹ̀ríà gẹ́gẹ́ bí recharge card tíyàn ra recharge card ipò owó ló dúó ní kíni nínú sẹ̀ríà bọ́ ti ẹ̀rújú lánàá ó ti clear lónìí àwọn èèyàn ń fi owó tí ń bẹ lórí recharge card lórí fóònù wọn rajà wọ́n fi ń ta ọjà in ti ń fi hàn pé bọ́bá ti rújú tẹ́lẹ̀ pé ní à ni àbá àyáwó o ti clear lónìí pé ipò owó ni bí recharge card ni bí check ni bí bank draft ni kító ni postal order ni àti gbogbo tọ́jọ báhùn lọ tá ń pè ní commercial papers gbogbo rẹ̀ nípò kíni ipò owó náà ni wọ́n wà tó bá ti jẹ́ pé rú owó kan náà lẹ́ ń fi ń pààrọ̀ ara wọn àfikẹ́ sọ ìdájọ́ méjèèjì tó bá wá ṣe pé owó yàtọ̀ ńkọ́ náírà sí dọ́là irú question tí yìí àbí náírà sí sefa Benin Republic ìdájọ́ kan náà kíni ìdájọ́ kan náà ni òun ni pé an yakuna yadan biyadi owó ní dọ́là ní náírà ní sefa ní náírà ní àmọ́ ìjẹ́ wọ́n gbọ́dọ̀ sí dédé là bówó yí bá ti lè wọ̀ ọ̀bá àmúdọ́lẹ̀ ẹyọ kan wá kò lé 500 naira ló fi gbà náírà ọ̀bá àmú sefa ẹyọ kan wá kí wọ́n ní lónìí o 200 naira ní sẹ́ sefa ẹyọ kan èyí wọ́n tako ṣẹ̀rí àwọn mọ̀rọ̀kọ́ ti bẹ́yìn wí torí pé ẹ̀yin náà lẹ́ni àti náírà yín àti dọ́là yín wallahu a'lam kágbẹ̀ ọkà sí so kátó ẹ̀yà Assalamu wabarakatuh. Wa alaikum assalam. Ọlọ́run ọba yóò bá wa ṣe dáadáa fún ìjùbá ìlọ. Ọlọ́run ọba yóò dákun kò ní fi kankan ṣe làákàyìn ọlájẹ kan sọsọ ọ̀rọ̀ ìbéèrè mi ni pé àwọn ọkọ àtìyàwó wọn wá ní pírọblẹmù oyún so but wọn padà wá sọ fún wọn pé obìnrin yìí ò lè kárí oyún fúnra lára rẹ̀ but tí wọn bá rí káríà ẹni tó yẹ pé tí wọn bá ti gba àtọ̀ lọ́dọ̀ àtẹ̀yìn lọ́dọ̀ ìyàwó wọn wàá fi síbì kan tó bá ti wá papọ̀ obìnrin tọ̀hún tó jẹ́ kárí àyè wọn wàá fi sí ara rẹ̀ ṣé ó tọ́ nínú sẹ̀rí àṣìlá. jazakumullahu khairan. àkọ́kọ́ ni pé abẹ́lọ́hún fún gbogbo àwọn tí wọ́n ń oyún ọmọ ọlọ́mọsà dá wọn lóhùn gba àwọn tọ́lọ̀n ti bùn ọlọ́mọgbà lọ́wọ́ wọn ara tẹ́yìn ó fi máa ma orí ọlọ́run ẹni tí ọba mọ́ orí ọlọ́run irú àwọn ìbéèrè yìí ọ̀yọ̀ ọmọ tààyàn jí ẹlòmín bínú pé yàwó òun ó ṣe tètè lóyún ìtẹ́lòmí ìbẹ̀ bá rí tí wọ́n mú ní ẹwà parí ìjà mí ìtọ́dájà lẹ́nu pé níbi tí lù lédé yìí àwọn kan ní sí ń wa gbogbo ọ̀nà gbogbo ọ̀nà irú èyí tààfà béèrè yìí apart from káti ẹ̀ tó máa sọ̀rọ̀ ṣẹ̀ríà kìí ṣe owó kéèkéé kìí ṣe gíní kìí ṣe owó kéèkéé ní gbogbo orú àwọn ìbẹ̀rẹ̀ art ní sorogesi ní eh, artificial insemination ni gbogbo bẹ́ẹ̀ ọ̀rọ̀ millions ni tí ó sì tún dájú pé yọ́ wọ́pù ẹlòmí iṣẹ́ mẹ́ta ẹlòmí iṣẹ́ mẹ́rin ẹlòmí iṣẹ́ márùn-ún ọ̀kankan òṣìṣẹ́ mẹ́ta gbogbo ẹ̀ náà yọ ma wá sàlékún ìmáni fún wa gẹ́gẹ́ bí mọ̀mí ní òdòdó kí ni ó fi sàlékún ìmáni fún wa a wà padà sí bí ọ̀rọ̀ ọlọ́run olùwọ̀bá ní wàyájì alùmáníyà ṣááú àkìmà olùwà ní ètò tòun ọlọ́run yàhábólè máníyà ṣááú ìnáàzà wàyáhábólè máníyà àwòyó záwéjò hùn ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما ọlọ́n lẹ́bùn ni yáhàbù yáhàbù ẹ̀bùn ọlọ́n pè ọgbọ́n ọ̀ràn owó ọ̀ràn ọlọ́n lẹ́ni ọba wùwá àbùn olóbìnrin ẹni ọba wùwá àbùn ní ọkùnrin ẹni ọba wùwá àbùn olóbìnrin àbùn ní ọkùnrin ẹni ọba sí wùwá mẹ́niyà ṣááú àkíyìmà àtọkùnrin àtọbẹ̀rin àní fún lọ́kàkà torí náà eléyìí lọ́kọ́ wù mí kí n sọ ọjẹ́wà sí jẹ́nẹ́rálẹ̀ káwà kìlọ̀ fúnra wa ìbọ̀ wá dáhùn bèèrè yín o àmáwọn èyí ṣe pàtàkì lọ́dọ̀ tẹ̀mé ju fatiwa kíni dájọ́ sẹ̀rí àti ọkàn jẹ́ tẹnìkan in tí ọkàn gbogbo òlú ni àkọ́kọ́ òun ni ká mọ̀ pé kò sí eré tèèyàn lè sá ẹni ọlọ́run bá ti kọ pé ń bẹ nú ọ̀kan nú bí tẹ́yẹ ọlọ́run kàkalẹ̀ yìí kò lè jáde kò mẹ́ ẹni ọlọ́run bá ní yahabuli man yashawu iná sáńtí ẹ hmm? obìnrin lò wọ́n ma bùn kò ní bí ọkùnrin ẹni ọlọ́run bá lọ́kùnrin lò wọ́n ma bùn kò ní bí obìnrin so eléyìí torí experiences mi ó lè má ti dé nàìjíríà yìí àwọn míì ti bá ṣe ju ti wọn débi pé nísìn wọ́n ní bí wọ́n ti yẹ tí ń bẹ nù àpò bí obìnrin wò kó tó ti ẹ̀dàgbà rárá wọ́n ń pè ní sex selection pé ọkùnrin nìkan làwọn fẹ́ kọ́ wà ń bẹ obìnrin nìkan làwọn kí ní gbogbo ránwọ̀ràn báyìí àwọn kèfèrí là ń gbọ́ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ mùsùlùmí náà ti ń kọ́pì wọn torí náà ẹni ọlọ́run bá kọ́ obìnrin ní ọmọ bí obìnrin náà ní òbí o lè dọ́gbọ́n kò bí ọkùnrin ẹni ọlọ́run bá kọ́ pọ́kùnrin ní ọmọ bí ọkùnrin náà ní òbí ẹni ọlọ́run ọ̀bá sì kọ̀ kankan mọ́ ń bẹ́ wàláì kò lè bí inú tọ́lọ̀un wa mọ̀ bẹ́ẹ̀ kéèyàn tètè wá gbà fọ́lọ́un kọmọ́tún wá sẹ́lọ́un gbogbo ránranun gbogbo ọgbọ́n tí ọlọ́run tí ọ fara mọ́ kọ́dà tí ìjọmọlú àbí náà fara mọ́ ẹnìkan wà kókò nlé yọ́wà di asọmọ́nú bọ́bá dẹ̀yìn oṣù mélòó kan yọ́wà padà wọlé ọlọ́ra ẹmọ àwọn kan náà ń bẹ lọ́spítù tí ń se rán dẹ̀rẹ̀dẹ̀ yìí obìnrin mi ó bímọ ní ọkàn wá ọmọ tó bí tí ẹgbẹ̀rún ọlọ́run àmọ́ ìta àkọ́kọ́ ń wí ni pé kí mùsùlùmí bọ́ bá jólúgbàgbó òdòdó ọgbọ́dọ̀ gbántọ́lọ̀ ń wíye o tọ́ àwọn ọ̀nà hàláàlì wá ń bẹ téèyàn lè sán àwọn ọ̀nà kíni hàláàlì ń bẹ olúwo pé kéèyàn ọmọ gbìyànjú torí kí n fi yíò náà kún gbogbo ẹ̀ làwọn onímọ̀ ń sàlàyé fún wa olúwo wá pé ẹni tí ò bí á wọn lọ́lọ́run ti lẹ́ni ọba wù wọn ó se lágán ọmọ bọ́yàwó ń bẹ nù wọn ìwọ́ gbìyànjú tiẹ̀ kílẹ̀ rí táwọn alfáà fi ń pọ́lọ̀wọ̀n ọ̀pọ̀ ìgbìyànjú kéyàn bímá òun nìtàn ìyàwó annabi zakariya aléhì sọ́látù wọ̀sẹ̀lá wọ́n ni ẹwọ bọ́lọ̀ ti júwe ìyá ńlá wa ìyáwó annabi ọlọ́run kí lolúwawí aslahna lahu zawja aslahna lahu zawja olúwàbá ni a of the infertility ti olúwa ní ń bẹ láàrẹ aṣegíní asìláhìnà àtúnṣe ni torí náà kèé sí wọ̀ àmọ́kíyàn orin ọ̀nà kíní kọrin náà halali èyún láti wá dáhùn ìbéèrè àfá àwọn wọlọ̀nà halali àwọn wọlọ̀nà haramu ẹ̀rẹ́ tí ìmáàmù béèrè yìí eh, ìmáàmù asàdá àmàbí eh, ọ̀nà àwọn ọ̀nà haramu ni òun ni wọ́n ń pè ní sorogesi ìyẹn ni pé kíyàn ọwọ́ ẹni tí ó bá ń ru oyún tí wọ́n transfer eh, nǹkan ọkọ àti ìyàwó wọ́n wà gbé e sí kíni wọ́n wà gbé e sínú obìnrin kan tí è sọkọ àti èsẹ ìyàwó ọkùnrin yìí àtọ̀ rẹ̀ ọ wà nù rẹ̀ yọ ma wá gbé gẹ́gẹ́ bí oyún yọ wà gbùrù fóṣù mẹ́sàn fóṣù méje yóò fi wá bí haramu ní nínú sharia iná iná ọgbọ́n tèyàn gbọdọ̀ dá mọ̀rọ̀gbọ́ ti yé iná àwọn ọ̀nà haramu onírúlé ìjẹ́ bèèrè òun ni pé ní a kèése pé torí pé orísìírísìí ni ìṣòro tó yí in ma fa ìbímọ ọgbọ̀dọ̀ jẹ́ pé rú ẹni tẹ́ wí kèése pé àrùn kan bẹ lára ọkọ rẹ̀ àtọ̀ rẹ̀ dá kìí ṣe pé nǹkankan bẹ lára ìyàwó náà tí ò fi lè jẹ́ kí n bá dé sára rẹ̀ lára ọkọ̀ àláàlì rẹ̀ ó di oyún àmọ́ kò lè bóyá bọ́bá ti dẹ̀yìn oṣù méjì àbọ́dẹ̀yìn oṣù kan àbọ́dẹ̀yìn oṣù mẹ́ta gbogbo ọlọ́run fi ń sọ inú eléyìí tí ó burú jáì tí àmọ́ntà bá pè àmọ́kẹ́ isá òjò mùsùlùmí ló ti ṣẹlẹ̀ arábìnrin kan ní South Africa láfríkà ń bí náà ni ọmọ rẹ̀ obìnrin òun ní ma bá rú oyún ọmọ fúnra rẹ̀ tí ó bí nǹkan ọkọ ọmọ rẹ̀ àti tọmọ rẹ̀ wọ́n wà gbé sí kíni wọ́n gbé sínú tí ẹ̀ òun ní ọwà bí ẹ̀dàkùn sí àbúrò lọ́wà bí fún ọmọ rẹ̀ yìí ni àbọ́mọ ọmọ rẹ̀ ló bí <laughs> mo fi ní ẹmẹ́jà sáré kọjá tọ́lọ̀ ń bá gbà wá láyé rẹ̀ ní kúkúrú ọ̀nà haramu òun ni inú ọ̀nà haramu kúnmọ́ òun ni tí wọ́n pè ní AID artificial insemination by a donor ìyẹn ni pé irú eléyìí tẹ́ wí yìí òun tún lè díẹ̀ òun ni pé ọkọ rẹ̀ nǹkan ara rẹ̀ nǹkan ọmọkùnrin rẹ̀ ọ̀tí ẹ̀ tó fi lè dí ẹ́ eh? tó fi lè dọmọ lára àyàwó rẹ̀ wọ́n wá láwọn kan tí wọ́n ń pè ní dọ́nà àwọn ń tọrẹ ọrẹ ẹbú ìyẹn ni pé ní àwọn ọlọ́ọ̀tọ̀ rẹ̀ pé bọ́bá nìdì nǹkan tòun kí wọ́n kàn gbà kí wọ́n kàn tanra wọn náà ni wọ́n gbówó ní o gbogbo dọ́nà tí wọ́n ń wí owó ní o àhà àmá mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn sí ránwọ̀n báyìí nínú ọ̀nà haramu òun ni kékíní èyí tó ń pè ní AID artificial insemination by a donor ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta kásọ̀nà halali kan kọmọ ẹgbẹ́ haramu haramu láàmà wí mo fi ní ọ̀nà halali ọlọ́run ọ̀kọ́ ọ̀nà wọ́n ń pè ní AIH AIH artificial insemination by the husband h òun náà ló dúró fún kíni husband ìyẹn ni pé inú tí ìmọ̀gbàlódé fi hàn ayé òun ni pé ẹlòmíì ìṣòro tí ó ní ni pé òun fúnra rẹ̀ bí nǹkan yí bá ti àtara rẹ̀ jáde níbáṣepọ̀ lọ́kọláya kò ní lè débi tí ọlọ́run ti kọ́ pé bọ́ bá débẹ̀ ní ó tó doyún àmọ́ bí wọ́n bá gbà jáde lára rẹ̀ wọ́n lè púṣì rẹ̀ tí ó fi se gíní tí ó fi débẹ̀ àwọn alfáà lẹ́yìn ò se nkankan tọkọ rẹ̀ náà ni wọ́n gbà níbo ni ó sì wọ̀ lára àyàwó rẹ̀ náà ni yọ wọ́ ó ní bí wọ́n ti se lọ spíjú tó ipé ní kèése nǹkan àjòjì kèése tọkùnrin kan tí wọ́n mọ̀ eléyìí tí mo pè ní id ránranrun wọ́n tún wá ní Ewo lọ fẹ́ ń bẹ́ èyí tọ́ mẹni ó ní ni àbẹ́ ìtọ́ jẹ́ ẹ̀fẹ́ mẹni tí ó ní anonymous ìyẹn ni pé àákàn gba àtọ́ alátọ́ ba je jẹ́ ẹ̀hànà ni àbí bó ti wọ́ ti ẹ̀fẹ́ mọ̀ rí àmọ́pọ̀ da mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ bá wọn dánrú ẹ̀wò gbogbo tí ń wúyà àwọn alfáà lágbàáyé wọ́n ti panupọ̀ wọ́n ti wo gbogbo rẹ̀ eléyìí tí wọ́n ní òsè nkankan òun ni AIH ìyẹn ni pé ẹni ọba ṣe pé àwọn dókítà ní àìn tí ń sèwọ̀ tayọ pé ìwọ nìkan ò lè dákẹ ní yìí kó fi débi tí ọ̀yẹ̀ kó dé àmọ́gẹ̀lú mọ̀ ìgbàlódé bá bá gbà ní ọ̀nà tí a fi gbé sí ibi tó yẹ kó dé léyìí tó ìse pé ní wọ́n sọ gbogbo òfin ṣẹ̀ríà téèyàn máa sọ kí òfin ṣẹ̀ríà téèyàn máa sọ irú nǹkan báyìí tí ó nídi kí wọ́n rí òhò obìnrin obìnrin dókítà ní kọ́ sí àfitọ́ bá di dàlúrí tí wọ́n rí obìnrin dókítà obìnrin tó kọlifáì ní gbogbo òlú ni wọ́n wà ní làlúrí ní kọkùnrin ọ wà ń bẹ́ àmọ́sojú ọkọ rẹ̀ ni ọ̀gbọ́dọ̀ sí hálíwà láàrin kọ́dàbẹ̀yàn jẹ́ dókítà medical doctors ẹlọ́mọ̀ yóò náà inú ethics òun ni pé bẹ́ẹ̀ bá ní kọ́ọ̀sì àti wà ní yàrá ìwòsàn pẹ̀lú obìn olóbin ẹni kọ́kọ́ rẹ̀ wọlé inú lànà ṣẹ̀rí ànà gbogbo bó ti lè kọ́ jẹ́ ẹlọ́kọ́ rẹ̀ wọlé gbogbo tí ó bá máa ṣẹlẹ̀ kọjẹ́ pé ń sojú rẹ̀ náà ni bọ́ bá sì jẹ́ pé lè tọ́ ti ẹ̀ dáájú òun kọ́ sí pé wọ́n ní kọ́dà àwọn alfáà máa tó wọn alákọ̀ọ́kọ́ ni pé tọ̀bí bá tún muslimatun fiqh tabibatun muslimatun fiqh àkọ́kọ́ ń tá gbọ́dọ̀ wá ní dókítà obìnrin kọ́dà tí ó jẹ́ kíni tí ó jẹ́ mùsùlùmí torí ní òfin ṣẹ̀ríà ni ó níbi tí obìnrin kèfèrí yẹ kó rí ní òhò obìnrin mùsùlùmí pẹ̀lú bẹ́ẹ̀ni ó níbi tí obìnrin tí èsẹ kíni tí èsẹ mùsùlùmí ó níbi ọyẹ orí ní òhò obìnrin ẹgbẹ́ rẹ̀ bàbá wá rí wọn lọ́kàn obìnrin dókítà tọ́jú obìnrin tí è ṣe mùsùlùmí onílẹ́bù kejì bàbá wá rí lọ́kàn gíní ọkùtọ̀ bí bọ́n mùsùlùmí fẹ́kọ̀ àwà wá dókítà ọkùnrin tó ṣe fọkàn tán àmọ́ náà pẹ̀lú kíní pẹ̀lú máhàrámù rẹ̀ pẹ̀lú ilé yìí rẹ̀ ni ó wà pẹ̀lú rẹ̀ torí náà ní kúkúrú bó ti jẹ́nu gbogbo ẹni tí àrùn yìí ń bẹ fún ọlọ́nkọmọ́sá wò wọ́n sàn gbẹ̀n tí ń bẹ lọ́hun ọlọ́nkọdá wọn lóhun àmọ́ ẹ̀dàkùn ẹja gbọ́n tí mo fi bẹ̀rẹ̀ gbogbo ẹni tí ọmọ orí ọlọ́hun gbogbo ẹni tí ọmọ orí ọlọ́hun irú àwọn béèrè báyìí tí ń gbọ́ táwọn èèyàn béèrè máa lọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́hun o gẹ́bí mo ti wí gbogbo àwọn tí mọ́ kàkàlẹ̀ yìí ní àti aib ní ní àti ih ní ní àti sorogesi ní kèé sowó kéèkéé tálíkọ̀ tí ẹ̀ lè débẹ̀ kèé se tí wọ́n se lọ́spítù jọba kò sì wá sáàrí dájú pé mẹ́bá ti wá se kó sì mọ́ rí bẹ́ lómínsẹ̀ millions of naira ọlọ́run wá ń se fún ọ ní rọrùn ń se fún ọ nírọ̀rùn ó sì mórí ọlọ́run ọlọ́run kọ́ mọ́ sí wá lọ́lá ìmórí o náà Ṣé ó tani sọ̀rọ̀ ok na na kí ni ìbéèrè yìí gbọ́ na kama tó lọ́wọ́ ń ṣe ìsìnkú olùkọ́ àti ìsìnkú so kama tó Náà. ọ̀dà ọlọ́wọ́ san ilẹ̀ san dáadáa sọ́tọ̀ súnnà kọ̀tọ̀ súnnà kọ̀tọ̀ súnnà rárá pẹ̀lú kò sí bí annabuwa muhammad sallallahu alaihi wasallam ti kọ́ àwọn sọ̀hábé jọ tí wọ́n ń ha alkùránì fún wọn ní jùzù jùzù pé a fẹ́ sọ odidi kankalẹ̀ àbáfẹ́ sọ mẹ́wàá kalẹ̀ fọ́kọ̀rọ̀ ó máa tẹ̀yẹ sọ̀rọ̀ mínà al-Qur'an àṣẹ ọlọ́run ni pé tó bá rọ̀ yí lọ́rùn ní al-Qur'ani òní kẹ́ẹ̀kẹ́ dandan kíkẹ́ẹ̀kẹ́ odidi al-Qur'ani ń jòkó kan dandan kíkẹ́ẹ̀kẹ́ al-Qur'ani mẹ́wàá kìí ṣe dandan kẹ́ẹ̀kẹ́ ọgọ́rùn al-Qur'ani torí pé fẹ́ bẹ lọ́run gẹ́gẹ́ bí wọ́n máa kọ́ gẹrun fún obìnrin <laughs> ọlọ́wọ́ sànú wa ìbéèrè alákọ̀ọ́kọ́ pé méjì ló obìnrin àtọkùnrin tí wọ́n bá ti fẹ́ra wọn kí wọ́n bá ń tọ́jọ́ wọ́n lọ àmọ́ bí wọn bá ti fẹ́ra wọn èèwọ̀ ni gbogbo inú tẹ́yìn ọgbọ́dọ̀ máa ṣe pẹ̀lú obìnrin tó jẹ́ àjìnàbíyà òun ni kí ọkùnrin ọmọ náwọ́ sóbìn gbogbo àsàkásà tó kún ayé lónìí àbíkóbìnrin ọmọ náwọ́ sọkùnrin in táìfì mọ̀ pé ń tọ́ lágbàá ni àtàṣàbúnahu hayyina wa huwa inda Allahi azim ẹ̀yin rò pé nǹkan tó fúyẹ́ ni n tó lè ní lọ́dọ̀ ọ̀run ló fi jọ́ jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ mọ̀ wo ibi tó lágbára dé báwọn èèyàn bá wá bá nábì nígbàtí islamu ṣẹ̀ṣẹ̀ dé wọ́n ní èdè àti ṣe bẹ́yà àfà nábì pẹ̀tọ́ wà nábì àwá ti kó láwùjọ àwọn kèfèrí o kó sì bá àmàpá àti dọmọlẹ́yìn rẹ̀ á fún ọ ní kíni bẹ́yà ìwọ̀lò lórí wa ìwọ̀lò ga wa ní bẹ́yà tún ṣàràíyà inú táà fi ṣe bẹ́yà ní kíyàn náwọ́ sí olóòrò musulmi kọgbáyàn ní ọwọ́ mú bẹ́ẹ̀lá nẹ́bí ma ṣe bóbìnrin bá ti wá ń bọ̀ ànẹ́bí oníkan mọ́wọ́ ti ẹ̀lú ìní láòsọ́fihùn nìsáà exception bẹ̀m̀bẹ̀ pàfi tó bá jẹ́ gíní àfi tó bá jẹ́ kíní àfi tó bá jọ bẹ̀ níta exception bá fi wá wọ kọ́dà nù tó jẹ́ sìn láwà agbára ọ̀ràn láyé ní pé a fẹ́ kírẹ ni èwọ̀ ni o wọn mo fi sí pé ní àwákan ń kojú kéèkéé wò ní tó lè ni o níta fi mọ̀ pó lè bẹ́yà ní tọ́lọ ní káwọn sọ̀hábí ó se gbogbo èèyàn lànẹ́bì máa mú lọ́wọ́ kí wọ́n ṣe bẹ́yà àyàfi tá ní àyàfi tó bá jó bẹ̀ kí sì lànẹ́bí máa wú ní pé àà èmi ẹbọ obìnrin lọ́wọ́ èmi ẹba obìnrin ní ọwọ́ torí náà wọ́n bá jẹ́ wọ̀ fà nẹ́bí ní fàwà náà ta'ala a'lam àmọ́ bí mo ti wí bọ́yá tó jẹ́ ń fẹ́ lẹ́yìn òkun torí sẹ́ mọ̀ àwọn ìyàwó brothers ò lè faramọ́ ìrúwa náà wọ́n ma sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters oúnsún náà àwọn náà fẹ́ ma se tí obìnrin ma se pẹ̀lú ọkọ wọn kọ̀ láìfí bàyàwó rẹ lọ́wọ́ bọ́ ibọ̀ bá bí i délé tọ́ wọlé o pé sàlámà alékùn mọ́wọ́ rẹ wá ebí ìyàwó rẹ ní mo fi ní kí wọ́n bá ń tọ́jú ọwọ́ lọ pẹ̀lú ẹni ìdí ìwínú àmẹ́ má báyàwó yàwó ní ọwọ́ ìbéèrè kejì kò lè jẹ́tọ̀ kí bàbá ọkùnrin ọmọ gẹ̀rí fún torí pé ẹgbẹ̀rẹ̀ kí bóò ní ó ti gẹ̀ẹ́jì ò ní rí ní ọmọ rí sí ọlọ́run yọ̀ǹda kéèyàn ọmọ wo irun obìnrin tọ̀ bóòn bá bó ṣe wá gẹ̀rí fún yẹn tí ò ní rírun ẹbírùn náà lọ fẹ́ gẹ́ torí náà àsàkásà níbi tán bá ti ń dánwò kọ̀dá kọ̀dá èwọ̀ ni nínú òhò òhò obìnrin tí kọ̀ gbọdọ̀ fi ẹni tí bá sọkọ rẹ̀ àbẹ́ntọ́ jẹ́ máhàrámù rẹ̀ òun ni rún orí rẹ̀ òun ní kíni òun ni rún orí obìnrin dépò pé yọ́ wà gbé orí lọ ìta yọ́ wà sírí ilẹ̀ fún bàbá pé ọkùnrin ọmọ gẹ̀ẹ́ ìrùn fún àtọbìnrin tí ń bá ń ṣe báyìí àti wọ́n bá bà tọ́ ń gẹrú oorun bẹ́ẹ̀ ìbínú ọlọ́run ni ọlọ́run kó ṣọ́ wa ńbẹ̀ àti dáhùn ṣe kèé ṣe pé ṣe question àti tẹ́lẹ̀ kẹ́ ń repeat ẹni yìí náà tún béèrè ni àti dáhùn béèrè yìí tẹ́lẹ̀ kí wọ́n lọ gbọ́ bóyá dárúsù the last one but káwí nísìn náà nítorí àwọn tó wà ń bí iná inú tó yẹ kéèyàn muhammad sallallahu alaihi wasallam inú àǹfààní bẹ́yàn bá jọ ọmọ lẹ́yìn annabi náà nù òun alayhi wa sallam ipẹ́ bẹ́yàn bá fẹ́ nẹ́bà sẹpọ̀ lọ́kọ̀ láyà annabi ní bẹ́yàn bá se rú àdúrà yìí pẹ̀lú ògbọ́ ọlọ́run bá kádàrá pé ìbáṣepọ̀ náà bá di ọmọ inú tẹ́yàn fi protect ọmọ yìí tí fi sọ kó níbi gbogbo ìjà ṣẹ̀tọ́ni ònirú àdúrà bẹ́ ẹ sì rí pé ń fún ìyà lára ọ̀pọ̀lọpọ̀ yàkúyà tọ́pọ̀lọpọ̀ ọmọ ń yà lónìí wàláì kọ́ má jẹ pé ní àìmá maru súnà yìí ni torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní kó sọ́wọ́ ṣètọ́ ní nísìn ṣe ti drọ́gì lẹ́wì ni àbí ti gbogbo rán dánradán tó kún ayé lónìí ẹ dákun ẹjá mọ̀ kíyàn máa ṣe rú àdúà yìí kọ́lọ̀wọ̀n sọ kó sì sọ tọ́lọ̀ bá bùn wọn lọ́mà kó níbi gbogbo ọwọ́jà ṣètọ́ ní pàwọn ọmọ ìbá ti ń dàgbà Eh, kílà dúà náà dúà tí ó sì pọ̀ ní allahumma jannibna shaitan wa jannibi shaitana ma razaqtana allahumma jannibna shaitan wa jannibi shaitana ma razaqtana na assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi ọlọ́run kọba sí

ẹn tó bá gbọ́ kọ́ bá wọn wúyẹ̀ mi ò gbọ́ alaikum salam naam àkíkọ́ kóòrùn pọ̀ mọ́ nìká wọ́n mọ̀ ọ̀tí lóyún ọ̀pọ̀ kí nìká ọjà dìí ọkẹ̀ pé ẹjá tètè ṣe kó tó di pé oyún yọ ọ̀dá ẹni eh, eh, ó nìdí àlàyé díẹ̀ àlàyé tó wà ń bẹ̀ ni pé kèé sí ìwọ̀ kí aṣọ yìgì lórí oyún fẹ́ni tó bá ipóhun ló ní oyún èyí tó jẹ́ ìwọ̀nú sẹ̀ríà táwọn èèyàn máa sì gbọ́ òun ni kí a so yìgì fún ẹlòmíì lórí kíni lórí oyún tí ń bẹ nù obìnrin tí è ṣe kíni tí è sọ òun lónìí torí ìhun lànàbí wí òun lànàbí fi júwe rẹ̀ pé sọ́lọ̀sọ́lọ̀ pé èé ṣe tẹ́nìkọ̀ọ̀kan yóò fi máa fún ọ̀gbìn ọlọ́gbìn ní omi tí ẹ̀ mú èé ṣe tẹ́nìkọ̀ọ̀kan yóò fi máa ṣe kíni tí ó fi máa fún irúgbìn onírúgbìn ní omi tí ẹ̀ mú èyí ń lẹ yóò jẹ ká anabi pé ni pé ká so igi obìnrin tó lóyún ká wá lọ so igi rẹ̀ fún kíni ọkùnrin míì tí èsẹ pòun ló ní oyún àmọ́ tó bá pé ní irú ilé ìtẹ́ wí yìí ipẹ́ ń gbò àmágbára igi yíò ká kọ́sọ máa lè dí gíní ọmọ ọkọ̀ ẹnu pé igi ń ní yóò máa lè ọmọ lórí ẹni èyí tàkọ́kọ́ ní gbogbo àwọn míì tó bá tún dé lẹ́yìn rẹ̀ ọmọ ọkọ̀ ni wọ́n òun láàfí ma pé kọ̀ láìfí ẹmọ́kọ̀ bẹ́ẹ̀ bá rí àwọn tí wọ́n ní àǹgbà tó ti wá fún lóyún yà bí kò sì fẹ́ ẹ̀sì jẹ́ aṣọ igi hadithu tí wọ́n ma kó ti pé ànábì ní ẹmọ́ so igi lórí oyún ọ̀tọ̀ ní ta nẹ́bí wí o sallallahu alayhi wa sallam pẹ̀lú bá nẹ́bí ti sàlàyé rẹ̀ yìí ọjá mọ̀ pé ìta nẹ́bí ń wí ni ẹmọ́sọ yìí fún lórí oyún ẹmọ́sọ yìí fún ẹlòmíì lórí oyún tí ó ní fún tóbìnrin ní fún ẹlòmíì tí è sọ̀rọ̀ náà bó ti jẹ́nu àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì wá ni pé gbogbo tí ń bá ń jẹ́ gíṣù ìyẹn ni pé jàmbá anábi ni ma ń gáṣà náà fàlẹ́ ìsàmìnà gbogbo ẹni ọba jàmbá wà yẹn ni pé ń tọ́ yẹ kó fi hàn tó fi pamọ́ àléébù tọ́ yẹ kárí tọ́mọ̀ké bá bá rí kíní yóò ní tẹwà lọ́rùn anábi lẹ́ni ọba se bẹ́ẹ̀ kìí sára wa ò irú èyí tẹ wí yìí tọba ìpé ẹja sáré ṣe kọkùnrin yìí ọmọ mọ èèwọ̀ lè yíun àbí ẹja sáré so igi káwọn èèyàn náà má bàa mọ̀ pé ó ti lọ gbogbo eléyìn èèwọ̀ ni torí nù gíṣù ni kò sì dáa ànábì ní ma ń gáṣà náà fàlẹ́ ìsàmìnà àmẹ́ ni bọ́bá ìpé tí wọ́n wò ní pé Eh, haramu wọn yìí kò ipé tí wọ́n bá máa ṣe torí pé ẹ̀kú lè pin pé wọ́n mọ́ súnmọ́ra wọn mọ́ lẹ́yìn pò ti lóyún iná ẹ má jẹ́ kí zina yóò tún máa ṣe gíní kọ continue ọdá kọ́dẹ̀ mímọ̀ encourage wọn láti ṣe hadithu tí wọ́n ń kóòtì ọ̀tọ̀ ní wí kéèsì asalaamu alaykum amtula ọlọ́ba àti àlékún ìdáyà fún yín ìbéèrè tèmi ni wípé àwa máa ń experience àwọn nǹkan kan ní ọ̀dọ̀ wa ní mọ́tíláṣí níbi tí èmi náà jẹ́ ọ̀kan náà àwọn àjẹmọ́ kí ni àwọn nǹkan náà ni pé ìgbà mi bẹ tí wọ́n máa ń mú agbo wá láti ilé àlùwàlá àbí àwọn nǹkan lòmíì wọ́n láì gbà owó ni wọ́n mú wá tí wọ́n nípa àwọn rí ní ilé àlùwàlá tàbá wá fi nǹkan yìí lọ ànírẹ́nì kankan tí ó ní òun lòun ní àwọn nǹkan yìí so omi àfi sílé engine bọ̀ àwọn kọ̀ọ̀kan máa ní àǹfààní àti máa charge nílé engine matlasi so àwọn agbo mi tó márùn nígbà tábà ma lóye sí agbo yóò ti máa di pé ń di méjì ìdí ẹ̀yọ̀ ó ti máa jí mú bẹ́ẹ̀ so pẹ̀lú owó tí àwọn owó mi náà bẹ̀ tá fi sí bẹ́ẹ̀ náà so ìṣètò ń pẹ́ ṣé kó wọn náà kó wá bẹ́ẹ̀ kan máa jí mú lọ náà ní àbíbò ni àti àwọn agbo tí ó wà níbẹ̀ tí àwọn ẹ̀rùn ti mú dẹ́lẹ́ ẹ̀kọ̀ kan sàwọn ìpàn tó lọ wa alaikumu salamu rahmatullahi wa barakatuh tọ́ ọlọ́run ó yọ́ sàtúnṣe ọmọ ànábì adama torí ń gbà tó bá ṣe pé ní ẹnìkan bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ àgbà ń lọ jẹgbé nǹkan báyìí ọlọ́nkọmọ́sá fọ́ọ́mọ́ ọkàn ló dúdú bọ́kàn ọba dúdú irú òròrí báyìí ò ní wá sí ìyàn lọ́kàn ọlọ́mọ́sá wòrò ẹni bẹ́ẹ̀ sàn ọlọ́mọ́ fi rọ àrùn bẹ́ẹ̀ kan ẹnì kọ̀ọ̀kan wa náà nídáhùn sí ìbéèrè yín ìdájọ́ ṣẹ̀rí à ń pa káhe yàtọ̀ fún tá nẹ́bì ní ká mọ́he kí là nẹ́bì ní a mọ́he òníbí ra fún mi ní tí kò sí gbé pamọ́ pọ̀tọ̀gbòrò àwọn bí nǹkan ago bí owó nǹkan kẹtẹ wí ẹ̀yìn náà bá se bá nẹ́bì tí ní a se sallallahu alaihi ànábì ní bẹ̀ẹ̀bá ti wá rí báhùn tó wà ní pamọ́ ẹ ti wá mọ irú ìròyìn wo ló ní níjọ́ òun sẹmọ̀ pé wọ́n máa kó owó sínú àpò ni wọ́n sì fi okùn so ànábì ní worú àpò tí wọ́n kó sí kọ́dà kó worú kíní worú okùn tí wọ́n fi wé ọ̀wá níjẹ́ gbogbo èèyàn máa náà ẹ ma wá fi lọ pé iye báyìí sọnù o ah sorry ẹnìkan sọ owó nù ẹni tóhun bá sọ owó kọjá mọ́rú owó tí ẹ inú àpò tí ẹ lẹ́bẹ̀ẹ̀rẹ̀ àpò owó tí ẹ irú okùn ni wọ́n fi wó tí ẹ ní ọrùn níjọ ọ̀nà lónìí irú ẹ̀ ní pé ká pé 1000 ní tí naira kọ́nà bọ́bá ní nọ́mbà mi ọ̀dá ti yé àmọ́ mistake tí mo rò pé yìí náà ṣe ni pé irú bẹ́ẹ̀ náà ni rọrọ̀ ago nkankan kọ̀ sáàgó tí ò ní model tí ò ní mẹ́ka tí ẹ̀ pé irú ago báyìí ẹ̀ ní kò síbi tí gbogbo èyàn ó ti máa rí gẹ́gẹ́ bí ìmáàmù lọ́jọ́ jẹ́ pé ní irú Maka ní Madina kọ́dà wọ́n máa create ọ́fíìsì kan ni tí wọ́n ti nǹkan mẹ́bẹ́ kọ́dà ti haramu Maka ti lọ́lọ́pàá wọ́n ti sọ́ di bí police station bí òun tóbi tó

ẹ̀lẹ́ lò ẹnu májẹ̀mú tí ń bẹ́ ń bi lílò yìí ni pé bẹ́ni ó ní bá padà dé lẹ́yìn ọdún méjì ńkọ́ ẹ wà nǹkan rẹ̀ fún ẹni ọba ti lò yọ dá padà àfi bọ́bá lóhun yọ dá wọn ọ̀fẹ́ mọ́ àbá sọ fún pé lẹ́yìn ọdún kan táàrí àti nílámọ́yán ọmọ Assalamu alaikum wabarakatuh mo ní àǹfààní láti lọ ìlú kan recently kó tó di pé pandemic dé tabaki jumat níbẹ̀ set kan ní tẹ́tọ́ tí a bá ti dèrò oníkálùkù alùpọ̀ ìgbà tí pandemic wá dé ká ní àwọn 1000 lágbèrò nínú masjid yìí ìgbà tí pandemic wá dé àwọn ìjọba wá fi òfin kalẹ̀ pé ka keep distance pẹ̀lú èrò so a ń ṣe yẹn lọ so all of a sudden mo kàn discover pé tàbá kí alákọ̀ọ́kọ́ tán tàbá ma fi lọ́sàlẹ̀ àbí tàbá ma fi jáde a ma ti rí àwọn set mi tí wọ́n ń dóde wà káwà jáde káwọn wọlé káwọn náà kí jùmọ̀ àti tiwọn ìgbà míì ó lè jẹ́ that imam tó kírun fún àwa ló tún ma kí jùmọ̀ àyàbí kó jẹ́ imam mi ṣé olè wà lórí ṣàríà ọ̀gá alaikum assalamu rahmatullahi wa barakatuh eh, al'asulu ni pé àìkí jíma ní masalasi kan lẹ́ẹ̀mejì yẹn ni pé nípìlẹ̀ tí ẹ bá sí làlúrí tí ọ bá sí ń tọ́fà àìkírun jíma lẹ́ẹ̀mejì ní masalasi kan ẹni tí ọ bá ti bá jíma ti jọun kọmọ̀kún òsèkíní òun ọ̀bá jíma ni àmọ́ ǹjẹ́ tí làlórí bá wà ǹjẹ́ a lè ṣe nínú àwọn ìtàǹpẹ̀ ní masáìlú mọ̀ásírọ̀ ni àwọn tí ò ti máa ṣẹlẹ̀ ń jọun àwọn òní ìdí àti wọn òní kọ́ọ̀sì àti wò ó pé ní àǹjẹ́ lè ṣe báyìí but ń padà ń ṣẹlẹ̀ àwọn alfáà wọ́n bá sì wà láyé ń gbà àwọn náà wọ́n fojú ṣẹ̀rí Eh, eléyìí tẹ́yìn sẹ́sẹ̀ wí yìí eh, mọ́ṣálásí kan tẹ́mi mọ̀ ní London báwọn tí máa ṣe nù láti jọun jọun mọ́ṣálásí yẹn ni wọ́n ń pè ní mọ́ṣálásí Old Kent Road àwọn ọmọ Nigeria gan lónìí eh, kí náà ń pè Muslim Association of Nigeria ẹjá dúpọ́lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n gbà wà láyé ẹ̀sìn níbi tàà wà ibi tí wọ́n sọ di mọ́sálásí yìí bí a pàlọ̀ ní tẹ́lẹ̀ bí a ti ń tọ́ tí tán ti máa jó gini wọ́n aláwọn fẹ́ tà àwọn mùsùlùmí àwọn nàìjíríà náà ni ọlọ́run sì ni wọ́n rówó rèsì láàrin ara wọn tí wọ́n bá sọ fún gé bí a pàlọ̀ ní ẹ̀lẹ́ màmá o <laughs> wọ́n sì tún sí àmọ́sẹ̀ mọ̀pọ́ níbo ti gbàyè mọ́ ó ti wá gbáyè débi pé torí ìròkè mọ́ṣálásí mi ò tún súnmọ́ bẹ́ àti àwọn kọ́dà àwọn lárúbáwá àtàwọn òyìnbó àti ogbó àwọn áfíríkà mí yóò kù ibẹ̀ náà wọ́n ti ń kírùn kò sọ́gbọ́n jẹ́ fẹ́ dá mọ́ṣálásí yóò lè gbà wọ́n so báwọn ti máa kírùn ti wọn nù kí pandemic ò tó dé pẹ̀lú wọ́n wà fọ́sì láti pé àbí kí á kírùn yí ní kíní ní batch otherwise ìjà ní ọ̀sẹ̀lẹ̀ igbe ìmìnì wọlé wọlọ́ <laughs> wọlé àmọ́gbà bá ti mọ̀ pé ní sùúrù bọ́ bá <laughs> ráyè wọlé lélé yìí <laughs> bá sálámà àwọn ilé yọ wọ́n mọ̀ lọ tí wọ́n so ní pé kẹ́ẹ́sẹ̀ kò ààrẹ rí kankan tọ́kọ̀ àmọ́ gbọ́dọ̀ jẹ́ pé làlúrí àbídì ńláńlá kan ìdí tó wà jẹ ní òní tí wọ́n tí mi rí dáadáa yìí torí kò sí ìlú tí wọ́n ẹsẹ bí ọ̀dọ̀ wa ń gbé yìí ibi tí jí wọ́n bá láàlà fún yín pé mọ́sálásí yí dé ẹ̀gbọ́dọ̀ tẹ́ní bẹ̀ <laughs> bó ṣe rí mẹ̀rẹ̀rùn so ní mo fi ní ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní ìjẹun fáwọn ilẹ̀ pa títì rẹ̀ yà <laughs> so bí a bá ti fààlà sí gbébí ẹni ọ̀gbọ́dọ̀ <laughs> ọgbọ́dọ̀ tayọ ọbẹ̀ so ní pé ní kúkúrú bọ́bá pé àrídì kan bí example tí mọ́ mú wáyìí àbómi kò se nkankan àmẹ́ tí ó se ni pé ìmáàmù kan náà tí wọ́n ń kírun méjì yìí torí pé àyàfi tó bá ipò nìkan lọ qualify èyí náà ò se nkankan èyí tó dáa ni pé kí ìmáàmù náà pé méjì kí wọ́n mọ̀ pé báàkì eléyìí wọ́n ti kírùn tí wọ́n tán àwọn eléyìí ló ṣe kíni àwọn eléyìí ló kù tí wọ́n kì torí pé ní nínú ṣẹ̀ríà ni pé àìkírùn kan lẹ́ẹ̀mejì lójúmọ́ kan èyàn gbọ́dọ̀ dàníyàn pé àyílà méjì lè mi kan jùmọ̀ kan náà ló ṣe dandan fún àti mọ́mù àti màmúmù lójúmọ̀ kan tó bá ṣe pé mọ́mù yìí nìkan lọ́wọ́ dángájíá tó lè máa kí ọ̀rọ̀ rẹ̀ ọwà dàbí àdísù mọ̀háàzù náà ẹ̀ǹpẹ́ tó fà ti mọ̀háàzù náà ó nìdí mọ̀háàzù náà lọ kọlifáì annabi sallallahu alaihi wasallam bí Mu'adh bá wá dé Mu'adh ọ́dà níyàn pé òun yaná fílà ní tòun àwọn jàmáà táwọn sì ń dúó dé àwọn ọmọ kírun ọ̀ràn èèyàn ní ó bá pẹ̀lú ìmáàmù yìí nìkan ni ọ̀dángájíá tó tẹ́mọ̀ pé ọ̀rọ̀ tí ń wí ni pé ọ̀rọ̀ júmọ̀ yàtọ̀ ordinary irun yóò ṣe kútúbà kèsè ogbẹ́ ni tí ó lè bọ́ wájú kírun náà ló àdúpẹ́lọ́dọ̀ eh, ọlọ́run ni ta ní nǹkan tó pọ̀ níbi ẹ̀rí bí tí a ti ń jẹ àwọn èèyàn nípa pé tàláti síwájú ìtẹ́yìn eh, ń jà ń bí ẹwà ní pé ẹwà eh, ló ṣe kí àwọn kan bẹ tí wọ́n rí èèyàn tí ó ti ẹ̀ sáwájú wọn tí wọ́n tẹ̀lé ọlọ́run pàtàkì tó bá ṣẹlẹ̀ ọ̀nà wà ádà náà jazakumullahu khairan lọ́jàrí pẹ́ um, ìbéèrè mi ni pé ẹni tí bàbá rẹ̀ bí ṣùgbọ́n bàbá rẹ̀ ò so igi kọ́ tó bí so bàbá rẹ̀ ti wá padà so igi létà fún ya mi tí kìí ṣe ya tiẹ̀ wá bí àwọn ọmọ mi ọmọ òun ló wá jákọ̀ bí rẹ̀ so ó ti wá dàgbà bàbá rẹ̀ máa ń sọ fún pé òun ò so igi pẹ̀lú ìyá rẹ̀ ìsìn mọ́ bí ń ṣe ó máa bí ń hùwà sí kìí ṣe dáadáa sọmọ sọmọ ṣé irú kí lọmọ òun lè ṣe ṣé kókó òun lé ni àbí kí ni ó ṣe fún bàbá rẹ̀ ìyẹn àkọ́kọ́ ẹlẹ́kejì ọ̀kọ̀ọ̀kan náà la ní wọ́n ni ó jẹ́ last question àbọ́kan sí ẹjá dó lórí ni ká sọ̀rọ̀ ọlọ́run fún bàbá yìí wà látẹ́ 0 wazra ukhra bàbá ẹ̀yin lẹ́sẹ̀ lọ́hun o àbẹ́gbọ́ kí bàbá yìí ní bá ń gbọ́ àbẹ́bẹ́ bá wí fún òun gan lọ́yẹ káyàn ló dí òun lọ́yẹ kọmọ ẹ̀yọ́ yàn ló dí òun lọ́yẹ kọmọ ẹ̀yọ́ ma bínú sí pé bóòlẹ̀ ti bí mi yìí the other way round ọmọ yóò sẹ́lọ́hun bàbá ló ṣe sìná pẹ̀lú ìyá rẹ̀ bàbá lọ́sẹ̀ tọ̀ torí náà àkọ́kọ́ ni kí irú bàbá yọ bẹ̀rù ọlọ́run kọ bẹ̀rù ọlọ́run kò sí ń tọ́ kan ọmọ yìí ń bẹ̀ rárárárá òun kó bíra rẹ̀ kò sì wá ń bẹ̀ ńjọ́ tí rẹ̀ tí ń tọ́lọ́run ọ̀fẹ́ ẹgbẹ́ ìṣó igi yá rẹ̀ àbòsí ni pẹ̀lú báyìí ó tún máa o Eh, ọmọ tí ó wá rí báyìí eh, ṣé ìyá rẹ̀ yìí kìí ṣe pọ́ wà ní ọkọ kan tẹ́lẹ̀ lọ́mọdé ni wọ́n ti fẹ́ eh, èyí wọn lọ́dọ̀ àwọn onímímọ̀ ó fúyẹ́ ó fúyẹ́ tí bàbá yẹ ọ̀bá kọ lọ́mọ wọn ló lè máa jọmọ rẹ̀ tí ọ̀bá kọ̀ tó bá gbà pé òun náà lòun bí òun lòun súnmọ́ ìyá rẹ̀ tí ò sí nílé ọkọ kankan nígbà tó ń fi súnmọ́ àwọn onímẹ́mà ló lè máa jẹ́ kíni ó lè máa jẹ́ ọmọ bàbá yìí kódò lè jogun rẹ̀ àlàyé tó wà lórí ẹ̀ ní hadithu yanlawa sauda bintu zama radiyallahu ta'ala anha wala nabi ni alwaladu lil firashi tí ń jẹ́ nínú ọkọ ni ẹni obìnrin òun ló lọ́mọ wà lè áhìrì hajjar ẹ̀rẹ́ ni tí ó se sínà òkò ní tí ẹ̀ àwọn alfáà wá ní àdífù yìí obìnrin tó bá ti ní fìráṣù ọbáwí ìyẹni góbìnrin tí ń bẹ nílé ọkọ kan ẹnìkan ọ̀gbọ́dọ̀ lórí láyà máa sọ pé òun lòun lóyún onú rẹ̀ tí ń bẹ nílé ọkọ kan àfi tọ́kọ yìí bá lóhun òun kóhun lóyún ni òun náà ló nínú ṣẹ̀ríà ilé ọkọ tó bẹ̀rẹ̀ wà gbogbo ọmọ tó bá bí ní ọkọ rẹ̀ ni wọ́n wá ní èyí tí ò ní fìrà aṣò nǹkan ìyẹn ni pé obìnrin tí èsí pé ń bẹ lábẹ́ ọkọ kankan lọ́jọ́ jẹ́ pé púpọ̀ náà àwọn alfa náà àwọn fóun ṣẹ̀ríà tí wọ́n gbọ́ ta'ala wọ́n ládìí fìyí irú hálà yẹn wí náà fi ní pé bí bàbá yìí bá fẹ́ máa jẹ́ bàbá rẹ̀ àmọ́kọ́mọ̀kún ṣe zìnà ò ọmọ yìí torí pé wọ́n ní títọ̀hún ṣẹ̀rí àsọ ta ní ọjẹ́ bàbá rẹ̀ ta ní ọjẹ́ bàbá tẹ́lẹ̀ mọ̀rọ̀póyí alùwọ́ládù ní alfiroz ṣẹ̀rí àfóhun ti sọ́dọ̀ bàbá kan eléyìí ta láàfi ti sí ọ̀dọ̀ rẹ̀ àbíyọ́sá ma gbáyé náà ní pé kọ̀lẹ́ni ó bíi òun làwọn fi ṣe ìṣtìhádù ní pé irú ìtọ́ bá rí bẹ́ẹ̀ òun fúyẹ́ o lè máa kọ́dọ̀ o lè máa ẹlẹ̀wí fún bàbá ìpé kọ́tọrọ àforíjìn kọ́ máa jẹ́ ọmọ rẹ̀ náà kọ́dà bọ́ bá sì kú kọ́ jẹ ogun rẹ̀ àmẹ́rẹ́ ìtọ́ ti ẹ̀ burú jù òun lè tí bàbá yìí ń ṣe ìpé wọ́n ń kanra tó ń ṣe ń kanra rẹ̀ mọ́ ọmọ tí ọmọwọ́ tí ọmẹsẹ̀ àbòsí ni olùwọ̀sí fẹ́ràn ọlọ́wọ̀ fábòsí هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين